الله العظيم Lọ́sẹ̀ mi àti ẹjọ́ jẹ pé àkókò táwọn ọ̀dọ́ lọ́nà ń wá sí. A tún fún lọ́gbò nà nílé ìdè gẹ́rẹ̀ láàyè. Sọ̀rọ̀ bọ́rọ̀ lè máa fẹ́ ìkẹ́kẹ́ bí ẹ̀kọ́ fẹ́lọ́rọ̀ sí ìkẹ́lẹ́ sí máa fẹ́ pọ̀ fẹ́ fọ́ yẹ́ mọ̀ fẹ́lọ́rọ̀. fún wa lómi tí ò ní dáà nígbẹ̀gbẹ̀ mọ́ná ikú ẹ̀sà lẹ́jùgbọ́rọ̀ níbẹ̀ ti sọ́lọ́ ọlọ́wọ́ ọlọ́ lè fún wa lóúnjẹ ọlọ́ lè fún wa lómi ọlọ́ lè fún wa lẹ́fọ́ ọlọ́ lè fún wa láwọ̀ àríwọ̀ ọlọ́wọ́ pariwọ̀ ọlọ́wọ́ ilẹ̀ ẹ̀jẹ́ ẹ̀jẹ́ ẹjú kọ̀ wà lọ́jẹ́ lẹ́jùgbọ́rọ̀ mo fẹ́ kí gbogbo akájìdé fún ọlọ́run ẹ̀dàkùn torí ọlọ́run ẹ̀dàkùn ìjókòó ọlọ́run ẹ̀dàkùn ìjókòó

وما هو بالله على هو يبتغون فضلا من الله ورضوانا فيما هم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كطيهم أرج فتحهم فآثره فاستجلف فاستوى على سوقه يوجب السوق لكن بهم الكفار وعلى الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما منهم مغفرة وأجرا عظيما منهم مغفرة وأجرا عظيما بسم الله تعالى على من يدعو

حريص عليكم حريص عليكم بالقوم الذين الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف ويعبدوا رب البيت الذي أسلمهم من جوع وآمنهم من خوف Yọ́wọ́lẹ́kùn mọ́pọ̀ bàbá wa olúwa. Yọ́wọ́lẹ́kùn mọ́pọ̀ bàbá wa olúwa. Àwọn náà fi wá mànà lójoojúmọ́. Àwọn náà fi wá mànà bàbá rí. Oh my God! bàbá iṣẹ́ òdà òdù lọ́dún yìí ọlọ́run ti mú mẹ́rin àjò Àmọ́ bàbá àrínú pàlọ́dá ọlọ́run, àmọ́ gbogbo bá ṣe àrámi ọlọ́run àmì àlẹ́gbọ́rọ̀ Mọ̀hánmà ẹ̀rọ̀dá àwọn bàbá wa. Ọlọ́run ti sọ́sínú àlòkòrò àwọn ìsíwájú ni, ó ti dìtẹ́ ọkọ̀ wọn ni, nígbà tó ti rán wọn ṣẹ́ ó tún wá dìdì dárúkọ wọn pé àmì ọlọ́run wọ́n lórí ilẹ̀ torí ẹni fi tara kí àyà kékeré kọ́lọ̀wọ́lá ọkọ́ ṣàlékọ́ áfí àfúnmi bismillahi àwùsàrẹ́ داعون إنا جعلنا الخليفة في الأرض فيقوموا بين الناس بالحق ولا تدع به الأهواء فضلك عن سبيل الله إن الله يدين عن سبيل الله Ọlá àdáwọ́ àṣàbò ìṣẹ̀dídún nígbà tán, ó kọ́ fún bàbá wa, ó bẹ̀rẹ̀ látọ̀ yìí bàbá alìkìmọ́ àtàlá àlè fùlẹ́ ni, ọlọ́mọ́

àwọn ẹrù rẹ̀ nínú fìtínà àwọn ẹrù rẹ̀ nínú wàhálà àwọn ẹrù rẹ̀ ní tọ́fẹ́ mọ̀ jíjọ pàtó mọ̀ irú àwọn ẹ̀yà bàlágbà ìrì tí wọ́n máa lọ tàpà rájà bàbá sọ gbogbo wa irú èdè ju ọlọ́run lọ lọ́sàn wọn lóòrù wọn ọlọ́run wọn máa ń pè dídé tí wọ́n bá wọ́n jòkó inú mi ti dùn parí bàbá dáadáa ni bàbá náà àtàlábí àwọn àkíní ẹlẹ́hàá tó jọ wà sí náà sí àríkìrí inú mi dùn púpọ̀ èmi lọ pé àfáàbì láìpẹ́ alájá ẹlẹ́hàá rẹ̀ ó sọ̀rọ̀ Mo ti gbọ́rọ̀ ti ti gbẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́rọ̀ bá jáde fún ẹ̀. <laughs> Ẹwà gbọ́rọ̀ tó bí. Àwọn àwọn akọ́rọ̀ àti lọ́rin kí wọ́n dájọ́ fún ìlànà kí mọ́lẹ̀ wà ká mọ́tọ̀ wálé ní ah, ah, ọdún mọ́mí kí ń bá yí bàbá àbúlá ìdá púpọ̀ ó sì gbò dédé nígbà tó ń bẹ nílé kí ó tún dédé nígbà tó jáde àwọn alò ní jẹmọ́ agbọ́dọ̀ tó bí jíjẹmọ́ náà bá wà ní àjọ́ ti rí báàtì ní àwọn àjọmọ́ ìbáṣì láfáwà àtògẹ́ni ẹlẹ́yìnlá àwọn tó ń jẹ́ ìrọ̀ mọ̀kàtàmọ́nà

tẹ́ bá tún sí ọwọ́ fi ní wò ẹ̀yìn lẹni ọlọ́run ìlẹ́sọ̀fẹ́fẹ́ fún lára yìí èmi ni mo dọ̀ sí jù láàrin yìí èmi ni mo yọ lójú láàrin yìí èmi ni mo jẹ́ ẹ̀dá rárá ẹ̀yin tẹ́yìn pẹ̀ ọpá dáun ẹ̀yin lẹ́dá ẹ̀yin kọ́lọ̀wọ́ olùmọ́wàlá torí mẹ́gáríbì gbé ẹnugbá ti gbé bí náà àdúrà yìí ti gbà pẹ̀lú ògbé ọlọ́run alhamdulillah mo sàpèjú kan ráwọn kan nílọrin lónìí

mọ́ wá sàpèjú ọmọ nípa wọ́n sẹ̀tìtà ń lò yìí tí bá dìrì rẹ̀ ọ̀bá dáa tí bá dìrì bá dáa tí ọ̀bá ló jẹ́ ná tí ò ní credit tí credit bá wà mẹ́ tí bá dìrì wà mẹ́ tí ọ̀bá sí service tí ọ̀ connect ara wọn pẹ̀lú peter ń pè àbá pe nọ́mbà rẹ̀ àpé pé orí nọ́mbà mọ́kànlá tó bá pè ní mẹ́wàá tàbí bí sáà tí pé nọ́mbà tí a wá lọ sí pé ẹ̀dàkùn tí ó bèbí sáà lọ ìpìlẹ̀ ẹ̀dàrí ọkàrin sọ́dọ̀ ọlọ́run ẹ̀dàrí ọkàrin sọ́dọ̀ ọlọ́run ẹ̀dàrí ọkàrin sọ́dọ̀ ọlọ́run ní ọ̀rọ̀ tálà ajá sọ sí ẹlẹ́ha ìlọ́ọ̀ àdẹ́ta bá bùlá ìsọ àti orí tọ́rọ̀ lọ́fẹ́nì kọ̀ọ̀kan lérí ìyàwó wípé la ilaha وثناء ومدحا وثناء وشكرا لله رب العالمين وشكرا لله رب العالمين ọpẹ́ ìjọ ti kọjá ní ẹ àátọ̀ sí lórí ìta lọ́wọ́lọ́wọ́ yìí adájọ́ ọjọ́ pé ọlọ́ni ákù ọlọ́ni àwọ̀ pẹ̀lẹ́ mi káwọ̀ pẹ̀lẹ́ ahụ ọpẹ́ ẹ̀tẹ́lẹ́ Àpàdúgbẹ́ ọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run wọ́n lọ sọ pé bí ẹ bá dúpẹ́ yóò tún gbà mí èyí yóò sàlékún orí lóòsì ní ìbàjẹ́ bájẹ́ bàjẹ́ La ilaha illallah. حمدا وشكرا لله رب العالمين وشكرا لله رب العالمين ẹwà tó jẹ́ àrùn náà nǹkan mí tàbí kọ́lọ̀ mú ṣe mo fẹ́ kọ́lé mo fẹ́ bímọ mo fẹ́ lọ́kọ mo fẹ́ láya mo fẹ́ kàwéjá mo fẹ́ kéújá mo fẹ́ dàgbà ìrẹ́ kún kékeré mo fẹ́ lálàáfíà mo fẹ́ lówó lọ́wọ́ mo fẹ́

Mọ́ta ìnẹ́nu jẹ́ mọ́pa ọlọ́kun lérí ọmọ lérí ìyàwó lórí jọmọ́ èrí ọmọ kéwú tó sílẹ̀ fún bí àwọn bàbá wa jí omi ọjọ́ gbogbo ọ̀rọ̀ Fúlàní pátálà gbàdúrà fún, bàbá wa tẹ́lẹ̀ mọ́dọ̀ wọ́n jò ní ọlọ́pátá pẹ̀lú ọlọ́dún inú àwọn ìlú pẹ̀lọ́ jẹ́ ọmọ ilọ́ ìpẹ̀yẹ lọ́kàlájú ọlọ́dún inú ọlọ́fin lọ́kàbalẹ̀ ọlọ́ṣẹ́rẹrẹ fún yí àwọn alága arúbìnrin ìyá ẹgbẹ́ sáàzà fọ́sánà azima ajáfọ̀sí àwọn ọgbọ̀n inú ọlọ́run tó kù tààtù máa rántí ọlọ́mọ àfikún ọlọ́mọ ọlọ́run Bàbá orílẹ̀ mọ́sílájú ọlọ́mọ́sílá ilẹ̀kú, àbájẹ́ jẹ́ ọlọ́mọ̀ nínú ààrin gbogbo ẹjọ́ tó fẹ́ tààrẹ tí àti tó gbọ́nú ẹ̀, àwọn àpá wa, àwọn òbí wa, àwọn olóòrò wa, àwọn ẹni wa, àwọn tàjọ́ ìsopọ̀, mọ̀kàtàmọ́n, rìbájọ́ alájí wa, ìyẹ́ inábù, àwọn ni wọ́n ni أتوقي حياتي حياتي مرضية مرضية لا إله إلا الله حاجتي مكدية رسول الله رحمن الله وأمري في الدين والدنيا مبروك صلى الله عليه وسلم فاتحة بسم الله الرحمن الرحيم mẹ́ta ìjì ẹjọ̀kó gbogbo kálùkù ní sọ́jọ̀kó èyí ti jẹ́ ti mílọ́nù gbogbo ẹjọ̀kó ẹlápàjọ̀kó náà ẹ́ tó jùkú bàbọ́ ágbùnà fi wọ́n rọ̀ bá tí wọ́n wá kó ìtàjẹ gbogbo ẹ̀ mọ́gá ń lè dé ìtàgà kékeré pẹ̀lú mọ́fẹ́ pa fún yín Ah, ok okay. Ìyàwó àpá wa ìyá aláfàlátò wọ́n náà kan tọrọ ọmọ kátàdúwà fún wọn ókè ẹ máa dà ní ẹ̀yẹ ẹ̀yẹ lọ́sẹ̀ tọrọ ọmọ gbogbo ẹ̀rọ òun ṣe pẹ̀lú ògbò ọlọ́run ẹ jòkó wọ́n ní kọ́lù kọ́lù kòjòkó ẹ̀yí tẹ́ gbọ́gbà ẹ̀wọ́n ní kẹjòkó kọ́lọ̀ mọ́ sọ̀rọ̀ wa bí ọ̀rọ̀ àwọn ẹranko adárígun ìyá tó dó ìgọ́ ìyá tó kọ́kọ́ tó dó wọn ní òjòkúlẹ̀ ẹnikálùkù ti farabalẹ̀. Ah, ọlọ́run ṣe gbọ́lọ́ ogun ọlọ́run, kò ní tó jìkì. Ọlọ́run afá àmọ́dù ní ọwọ́ tó wà àdúgbọ̀ kátà ń pè wọn. Olówó <laughs> ó ti rí rẹ̀ ọjà bá sí ẹwọ́ ti rẹ̀ méjì ẹ̀lú ogun ọlọ́run yíò ti kọjá nù Insha Allah láti jọ dúgbọ́ lọ́dọ̀ ọlọ́run ẹni tí ń bá ṣe méjì nìkan lọ́fẹ́ dágbò àdúrà rẹ̀ tó ẹ̀sá mọ́ ṣe gbò léyàn ẹ̀tọ̀rọ̀ ayé ẹ̀tọ̀rọ̀ ọ̀rọ̀ ọba tí ó ṣe là ń bá rí ìyẹ́sà wa àwọn onígbẹ̀kan mí táwọn bàbá yìí lé wa lọ́wọ́ náà ṣe àdúà àdúà àdúà alámẹ́lẹ́kẹ́ oṣù mẹ́ta ẹwà ẹwọ́sẹ̀ méjì o a máa ń tí dáríwà àdúràdó mọ̀ fẹ́ràn yí létí àwọn ẹranko wọ́n fi mísìn àtàjá ewúrọ́ àtàdìẹ àti tòlótòlótò àtàgbò gbogbo wọ́n fi mísìn gbogbo ẹranko wọ́n kí ọmọ akárí oorun àwọn ọmọ ìyẹn jẹ àwọn púpọ̀ à ń pa fi wọ́n tó ń jẹ wọ́n lọ́wọ́ òsìgbà wọ́n lẹ̀ fẹ́mọ́ adáma mọ́ sí àwọn mọ́ káwọn náà tó nìyàn ọlọ́wọ́n ní tẹ́ tẹ́ fẹ́nu ọláwọn fẹ́bẹ̀ olúwa ní ẹ̀lọ́ gbáwẹ̀ àwọn tí ń kọ́ ní lẹ́kọ̀ọ́ ayé wọn ni wọ́n gbáwẹ̀ ọlọ́run ní ẹ̀sọ̀ ìsùn bẹ́ẹ̀ náà ti ṣe yìí wọ́n sá ìsùn ẹwà ti sàárà ẹ̀dájọ́ ẹ̀sẹ̀ sàárà dáadáa tàbí ọgbà yẹn ní ọjọ́ náà ní gọngọ́ wá sọ ní wọ́n bá gbígbà àdúrà wọn jẹ́ ẹlọ́gùn ká bàbà bá gbígbà àdúrà jẹ́ wọ́n lọ jẹ́ ń fẹ́ sọ ọ̀rọ̀ yìí fún yíò ẹwọ oṣù mẹ́ta tẹ́ ti ń gbáwẹ̀ tẹ́ ti ń sáyẹ̀sùn tẹ́ ti ń kó kọlọ́ mọ́kànlélọ́gọ́rùn-ún àti wá sọ láyọ̀ ẹnu pé ẹmọ́ sí nọ́mbàkà ẹ̀ẹ̀sì máa jẹ́ kí àánà jẹ ánsẹ̀ sí tí ń jẹ gbígbàdúwà ẹ̀sì máa jẹ́ kí nẹ́tíwọ̀kú fẹ́lì tí ń jẹ́ sàárà ẹ má nira yí sínú ẹlẹ́kùn má di àwọn jẹ́mọ́ lójú bẹ̀ kí máa rí wọn ẹ̀yìn jẹ́mọ́ alátàwátú ẹ má nira yí sínú láìdáa ẹ má ní àfáà yí sínú láìdá ẹ má máa jà lásàlásù ẹ má jà sóyè ẹ má jà sówó ẹ má jà síbi ìjòkó ẹ yábáyá jòkó láyé mi ọlọ́run lórí gbogbo ààyè ẹ bá jásàlásù ẹ bá pẹ́ dé ẹ bá jòkó sí ààyè ìjẹ́ jòkó ń jọ náà nà Ìgbàjọ́ ayé ti gbàjọ́ náà nù. Àmá ìyá alágbájá ọlárí ní púpọ̀, ìyá alágbájá gbè, ó ní gẹni púpọ̀, gẹni gẹni gẹni, ẹmú ẹkọ́ ọ̀kájú àìjẹ́ lè ó sọ́lọ́ mọ́kànlélọ́gọ́rùn yìí ní sàkọmọ ilẹ̀ nígbẹ́ta wọn ó jáde lágége tá parí ẹ̀ bàbá tó wá lẹ́nu bàbá wa yìí lórí yakú sí marcus abúrúsúsá adam ẹjẹ́ àpàgbà fún wa lónìí àti àwọn àgbàgbà mẹ́ra ní kí wọ́n sàdúrà jọna ilẹ̀ yìí náà sí kálukú ní dúnú pé morí gaba ìdí morí gaba ìdí morí nà jama wa inú ilẹ̀ àmìnà àmá tí ó kó bá àwọn ẹranko olúwa ní ẹ má jẹ olúwa ní ẹ má mutí olúwa ní ẹ má ṣe jàmbá olúwa ní ẹ má ṣàgbèrè olúwa ní ẹ má bára ìrìnkì tí náà ọláwà gbọ́ ọwá lò bẹ́ẹ̀ títí wọ́n fi parí iṣẹ́ tọ́lọ̀ ní gún oṣe ọwá dìjọ́ tí wọ́n dóòyàn lọ́la wọ́n sáìsùn ní ìgbà tẹ́ tágbèrè lánàá tó ọkọ̀ látàdúrọgbà ọkọ̀ látàdúrọgbà wọ́n á sáìsùn pé àdúrà wọ́n gbà lọ́la o wọ́n wá kó jù jáde wọ́n wá kó jù jáde ọ̀rẹ́gbà tí rú àti ijó tó wọ̀ wọ́n látán kan papọ̀ ti sì ọdí tó rú àti tánmà mọ̀ ẹgbà wọn mọ́ tí ó tán ọ̀nkìrà wọn lẹ̀ wọ́n para wọn ìrẹ́gọ́lọ̀ ní ọmọ sí ẹgbà òṣè lẹ́ẹ̀kàrùkú jíra wọn ló owó ẹnìkan náà rí bàtà wọn kóra wọn gèlè nígbà yá wọn kó jàkadì ẹ̀mọ́ni tí wọ́n ń kọjọ́ rìn Ònìyàn ni pé ádènìyàn, ádènìyàn lọ́lá, bẹ̀rẹ̀yà, ádènìyàn lọ́lá, bẹ̀rẹ̀yà, ènìyàn lọ́lá àtẹnìyàn kú tènìyàn lọ́lá àtẹnìyàn ló tènìyàn lọ́lá àtẹnìyàn tènìyàn lọ́lá àtẹnìyàn áó tènìyàn lọ́lá àtẹnìyàn lọ́lá àtẹnìyàn ewúrẹ́

ọbátọ́bá ìṣẹ́ tẹ́bí ṣe já àdúrà ti gbà ó ẹnu gẹ́rẹ́ ọlọ́wọ́ ma wò wípé ẹni tí ń bẹ̀ méyìí tó ti rọ́jì àti gbà ní àwótí ó tún sí méyìí kálíbà pàtí wọ́n jọ ọlọ́run ẹfẹ́ sùúrù fọ́kọ yín ẹfẹ́ sùúrù fún ìyàwó yín ẹfẹ́ sùúrù fún ìyàlẹ̀ yín ìyàwó tó fẹ́ lé yín ẹfẹ́ sùúrù fún ẹgbẹ́ yín ẹ̀rọ bínú sí àbúrò yín ẹ̀rọ bínú ọmọ ọ̀dọ́ ẹ̀tọ́jú ẹ̀ ẹ máa fi retí gbígbà àdúrà tẹ́ẹ̀ tẹ́ẹ̀sí àdúrà wá ti gbà àṣọ̀pẹ́ ọ̀ṣọ̀pẹ́ ẹni tó rọ ní tí ohun ọgbà ó ní bó ti jẹ́ àdúrà wá ti gbà àṣọ̀pẹ́ ọ̀ṣọ̀pẹ́ ẹni tó tí ohun ọgbà ó ní Ẹjẹ́ sáwí ó tún kún sí ọmọ jẹ́ ọfáà ẹwà ni ọfà àsàdúà ní pé jọ́ta bá ṣe é kìí sábà jẹ́jẹ́ pọ́nà ní jẹ́nà ní ọgbà oògùn ní jẹ́ lójúmọ́ a sì sùn lọ́la aládùúrà a ṣe é ṣe é ṣe yọ́ abẹ́ ìdígbà kò wá ní tọ́lọ́la kò ní tọ́láíláí Àtẹ̀yẹ́tẹ́ ìjọ́ ṣiṣẹ́, àdìyálé yín àdìyàwó yín àtọmọ ìyálé àtọmọ ìyàwó àtọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò ẹlọ́ ti dára síbẹ̀ ọlọ́wọ́ ti dára ọlọ́run ti wá fún ayé pé ńláńlá bí tó gbogbo táyì nù epo ọmọ epo tí máa ẹ máa wá fọwọ́ kan ẹ máa fi para ẹni bá ti fọwọ́ kan ẹkú agbádá tó bá ti fi para yóò dèèyàn àwọn èèyàn ò ní rí ìjẹ mọ́ ẹ máa ń jó níbi já ti ń jó agbádá dé láti sánmà agbádá epo epo gbígbà tó àmẹ́tò bẹ́ẹ̀ epo gbígbà tó àmẹ́tò lọ́wọ́ lẹ́yìn Ọwọ́ sábà kí ń lọ́wà ilé ìfásù sábà kí wọn bá kọ síwájú ọlọ́run ọba tó wọ́ ìrìnà bàjẹ́ nù ǹdọ́wọ́ látàárọ̀ lásọ lọ́wọ́ ìmọ́tòwò ìkan mọ́ mo rò wípé epo gbígbàdúrà ọwọ́ àmì àgbàdá ńláńlá gbogbo àwọn ẹranko wá jù wọ́n ti gbádùn yó wọ́n ti gbádùn lù wọ́n ti fọdí sára wọ́n ti ń jalè wọ́n ti lura wọn ní a bá kọlu agbádá epo wọ́n bá fún agbádá dànù àwọn tó fara gbá epo díẹ̀ díẹ̀ ní bí àyá tọ́jọ́ yẹun ẹ̀rẹ̀ bí ọ̀pọ̀ tọ́jọ́ yẹun bí ẹyẹlé tẹ̀lé bí bí ìnàkí tọ́jọ́ yẹun bí àdán gbogbo ní mẹ́lára ọmọ èèyàn ní mẹ́lára àdán irun bẹ́lá bí ààrẹ irun bẹ́lá bẹ̀rẹ̀ ìsìnkú gọ́ọ̀sù bí obìnrin ọba dérí kò dò kò sí gẹ́gẹ́ wọ́n gbérí òkè kò sí gẹ́gẹ́ àwọn tí wọ́n bá mú àṣẹ gbígbàgbọ́ àṣẹ ni tí wọ́n tẹ̀tẹ̀ yá ọwọ́ mú sẹ́ ohun

sókè Ẹ̀rọ̀mì sókè Ẹ̀rọ̀mì sókè Ẹ̀rọ̀mì sókè Ìwà yóò ṣe Ẹ̀mí kọ̀ fún ọdọ́ yóò Ìwà lè bá Ẹ̀mí kọ̀ fún ọdọ́ yóò Ìwà lè ṣe Ẹ̀mí kọ̀ fún ọdọ́ yóò ilé sílẹ̀ Aṣọ̀wílẹ̀ méjì sí, alájúwílẹ̀ méjì sí, àti Vati Alé, pẹ̀lú Sàlátẹ̀ Vati Agbé ọ̀rọ̀ fún bàbá, wọ́n tàbí ọ̀fún gbogbo wa. Mọ̀ gbó ojú mi sókè. Sọ́rọ̀ lè wà ní sọ́rọ̀ mi gbọ́. Sọ́rọ̀ mi sókè. Sọ́rọ̀ lè wà ní

ṣe ìtàzí wọn tó lẹ́gẹ̀ dà ní ẹni o àwọn tó gbọ́ gbogbo ẹ̀fẹ́ ní àmbàzíra alì náà wà háyá ẹni ọkọ́ lẹ́kùn láàrín ọlọ́mbà parí ẹ̀ ẹni tọ́rọ ọkọ rẹ̀ tààrọ ọlọ́mbà yẹjú ẹ̀ ẹni tọ́rọ ìyàwó ẹ̀ tààrọ ọlọ́mbà yẹjú ẹ̀ ẹni tọ́rọ ọmọ rẹ̀ yẹjú ọlọ́mbà tòó ẹni tọ́jà rẹ̀ lókìtì ọlọ́mbà yẹjú ẹ̀ ẹni ọjọ́ gbèsè ẹni tí ń sa ìdá ọlọ́run gba ìdá kú lọ́wọ́ ẹ̀ ẹni tí ń ṣe dáadáa ọlọ́run yóò lè máa ṣe é gbogbo ọwọ́ ọ̀gbìn lọ́pàá àtúnṣe ọmọ àwọn apẹ́ ìkáyà malọ́mọ́gá dùnyínú ọlọ́ndùnyínú wọ́n láti ní mí Ẹ̀dọ̀mọ̀ ẹgbẹ́ ọgbẹ́ ẹjù. Ìwọ́n lè ṣe Ẹgbẹ́ ọgbẹ́ ọgbẹ́ ẹjù. Ìwọ́n lè ṣe Àwọn òmìnirí sílẹ̀ wọ́n. Ẹgbẹ́ òmìnirí ẹgbẹ́ ẹgbẹ́ láti àwọn nǹkan tó adúgbẹ́ lélérí ẹ̀kan. Àwọn nǹkan tó adúgbẹ́ lélérí ẹ̀kan. Àdìtẹ̀mí, àdìtẹ̀mí, àdìtẹ̀, àdìtẹ̀, àdìtẹ̀ náà, àdìtẹ̀ náà, àdúgbẹ́ sí ọlọ́run ìjọba jẹ́. Ọlọ́run ìjọba jẹ́. Ọlọ́run ìjọba jẹ́. Ọlọ́run ìjọba jẹ́. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmid din. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina as-sirata al-mustaqim. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا محمد Ọba àwọn lọ́wọ́ jẹ lọ́sẹ́gun ẹ̀kejì ẹ̀ nínú ọba àwọn fi wá dùn ló fi fún wọn ní ìyá tó bí Adam inú tafsiri ní ọjọ́ sọ ni mo ṣe rọjọ́ náà wọ́n ní bàbá àwọn mọ̀ nípa kò ní láhùn mọ̀ máríkàl mọ̀lẹ̀ ní bá fẹ́kọ́ bá ọkẹ̀ lẹ́wàlẹ̀ fẹ́ yí ọ̀yà lóyè wọ́n ti sàá fún ọ̀pọ̀lọpọ̀ ọba ilẹ̀ Yorùbá yìí àwọn afẹ́ yà lò á sì tẹ̀lé wọn dọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ Adam

àrọ́sàdúà ní ìbò àkọ́kọ́ ọdún náà làwọn fẹ́ jáde ní mọ́kẹ̀rù wọ́n pé 79 kọ́ àwọn ni àrọ́sàdúà pé àwọ́lọ́wọ́ kó wọ́n wọlé bàbá sì rí kiri yóò ní ẹ̀sàdúà fún mùsùlùmí tó bá lè fèsì láàmù yẹn yọ́ fi dágbàdà kiri yọ́ fi dáwákà pé ẹbá Awólọ́wọ̀ dámọ̀ràn kó kírun tó bá àdúrà rẹ̀ ọgbà tó lè kírun yọ ọ̀sà rẹ̀ fún wa Ọba lè kí mú yóò ẹ̀fún wa, ọba lè kí mú yóò ọ̀sà rẹ̀, ọba lè kí mú àdúwà rẹ̀ ọgbà, ọba lè kí mú yóò ọ̀sà rẹ̀. Ọba ní àwọn àfáàlẹ̀ Yorùbá ni wọ́n gbé kọ́, àwọn sì máa ń jọ́nà àwọn jẹ́mọ lẹ́yìn, wọ́n ní lọ́nà ìkìrún mẹ́ẹ̀dẹ́ náà ni wọ́n ti gbé kọ́ pé òfin táwọn lọ́wọ́ fẹ́ ṣe da Mùsùlùmí láàmú, tọ́bá ìdílẹ̀ ẹgbẹ́ kọ́kọ́ mọ́ àbá ní ọmọ gbà wípé tó ṣe wá sí wọ́n máa sanwó mọ́sálásí wọ́n máa sanwó sọ́ọ̀sì wọ́n máa sanwó tó ṣe wá sí gbogbo ọ sì yẹ̀yẹ́ àwọn afájọ́ náà lọ́gùn lọ́wọ́ àfàtàwà fàfin ápẹ́rẹ́ ìbá débi agbára tán kò ní jẹ́ agbára ẹgbẹ́ kọ́ àwọn bá bẹ́rẹ̀ padà àwọn ọmọ tí wọ́n èrè wọ́n ní káṣàdúrà náà jọ náà ṣàgbàrí sì wọlé ilẹ̀ tí ó tún tún wọlé kìí agbẹ́kọ̀ dára dùnú fún bàbá. Èló láàfún ọjọ́ fi máa dáyà tí wọ́n fi ké lérí wọ́n dábólẹ̀. Ọlọ́mọ́ta àwọ́lá pé bàbá ìjẹ́ ni ọlọ́run láti pìlẹ̀ wá, wọ́n ta tẹ̀ wọ́n nú délẹ̀. Ìwọ́lọ́mọ́ tí ètò wọn nú tẹ́tẹ̀ wọn lọ́rùn tẹ́tẹ̀ wọn قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء بيدك الخير إنك على كل شيء قدير bàbá ọmọ ìsáyàmọ́ láàfíìsọ̀ sọ̀dápọ̀ wọn bàbá wa Ahmadu bàbá tí wọ́n jòkó yìí tí wọ́n jòkó yìí sọ́nà gbé wọn dípò bàbá wọn ní ọdípò ọba ní ọdípò ọlá ní ọdípò orí mú ma fi tètè ọlọ́run alábísínlá ẹ̀rahman rahim kágbẹ́ Kulillahumma malikal بيدك الخير إنك على كل شيء قدير اللهم صل على محمد اللهم صل على محمد هؤلاء يمضى في بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم قل اللهم اللهم مالك الملك مالك الملك تؤتي الملك تؤتي الملك من تشاء من تشاء انك تؤتي الملك من تشاء من تشاء تؤتي الملك تؤتي الملك من تشاء من تشاء تؤتي الملك تؤتي الملك من تشاء من تشاء تؤتي الملك تؤتي الملك من تشاء من تشاء تؤتي الملك تؤتي الملك من تشاء من تشاء تؤتي الملك تؤتي الملك من تشاء من تشاء وتعز وتعز من تشاء من تشاء وتعز وتعز من تشاء من تشاء وتعز وتعز من تشاء من تشاء وتعز وتعز من تشاء من تشاء وتعز من تشاء وتعز من تشاء وتعز من تشاء من تشاء بيدك الخير بيدك الخير بيدك الخير بيدك الخير بيدك الخير بيدك الخير بيدك الخير بيدك الخير بيدك الخير بيدك الخير بيدك الخير بيدك الخير إنك إنك على كل شيء على كل شيء قدير قدير نفع إنك على كل شيء على كل قدير وأعلم وأعلم أن الله أن الله على كل ṣe ìhàkùnlẹ̀ṣẹ́ ọdí mẹ́rin láti àti tí wà máa ti tí wa àfi kọ́ sọ́dọ̀ ọlọ́run àtàrà níbi fi wọ sọ́mà lọ àtàrà ni wọ́n fi gbà lálejò àtàrà àwọn tàà bá kí nù olóòrò mẹ́rùn àti tó bá jẹ́ náfílà kàmí ìrókù àtàkìyàtìlẹ̀ ẹsẹ̀ máa wòkè ẹ máa wòkè àtàkìyàtìlẹ̀ àzákìyàtìlẹ̀ àtàyìbá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 lụ ụnatụa aaụụeaa tụa asụnatụọlaadị azụna ụaaaanaazụnatụọla ndade azụna ụlandaee